الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين كاين كين بلوغ المرام إن شاء الله أتسواجني ببنيني إن شاء الله سوناني حكى حديثك عن محمد صلى الله عليه وسلم wọ́n ma ń sínú pẹ̀lú rọ̀tọ̀bát a ní pé àwọn àhàdìtì mẹ́ta ló wà lórí ẹ̀dẹ̀ ṣàlàyé àwọn èyí tí ò ní aláfíà bíbẹ̀ ilé ìtafẹ́ múlé ni pe awon ahaditi meta lo lori ede salaye awon yìí ti o ni alafia bibe àbí Hurairata radiyallahu anhu qala naha rasulullah sallallahu alaihi wasallam anil wisal فقال رجل من قال وأيكم مثلي إني أبيت يطعمني ربي ويسكيني فلما أبوا أن ينتهوا عن الوصال واصل بهم يوما ثم يوما ثم رأوا الهلال فقال لو تأخر الهلال لزدتكم كالمنكل لهم حين أبوا أن ينتهوا متفق عليه so hadithi fẹ́ sọ̀rọ̀ fún wa nípa alwisal alwisal ani alwisal bi kasri alwawi wa fathi as-sad min والمراد هنا مواصلة الصيام اليومين فأكثر من غير إفطار إفطار بالليل انت بقى لو pẹ̀lú الوصال oni kiyan ṣe kíni kiyan wá sola àwẹ̀ kiyan gba àwẹ̀ kiyan gba yipo oni npe ni àwẹ̀ agba yipo kiyan gba àwẹ̀ yipo láì ní sínú irú bí yẹn ṣe ń gba àwẹ̀ leni báyìí kó wá di time maghrib after ni maghrib after ni time ìsínú yẹ kiyan má wá sínú kí ẹ tí wọ́n mú lọ bẹ́ẹ̀ náà mọ́tò jẹ sàárì tí wọ́n mú gba ọjọ́ kejì bẹ́ẹ̀ náà ní tẹ́ ń pè ní alùbìsọ́lù ni ẹ kí náà gbà ló pẹ̀lú alùmọ́nákèlì tó wà níbi hadith yẹn òun náà ni alùmọ́ákèb lahum <clears throat> ni ó tó ń kọ́ níṣà àwọn èèyàn fún pé ṣẹ̀rí ṣẹ̀ríà Islam samha hadith yẹn kọ̀ fún alibi alìsọ́lù ni o do wọ́n sọ pé annabi ṣe bí wọ́n ṣe bisọ́lù annabi wájú yẹn pé ara èmi ò dà gẹ́gẹ́ bí ẹ̀yin ẹ̀yẹ má ṣe ti yín so eléyìn kọ́ annabi ti specify pé ẹ̀yẹ má ṣe so aha wọ́n ni pé ìrísì ni pé ṣẹ̀ríà islamiyya ò ṣẹ̀rí àtún samhatun muyassar ṣẹ̀ríà tó easy ni tó rọrùn la anta fiha wala mashaqqa kò sí ní rámbẹ̀ àbí ìfúnnilọ́rùn ومشرعها الحكيم إبراهيم يكره الغلو بالزيادة على المشروع ولما فيه من تعذيب النفس فلا يكلف الله نفسا إلا وسعها ṣẹ̀ríà ò fẹ́ kíyàn ṣe kí ni ò kíyàn lékún lórí tí wọ́n ti gbé kalẹ̀ àdẹ́ dìtò wípé tẹ́ẹ̀mà ti lékún yẹn kọ́ èyàn ti ń fìyà jẹ ráyàn èyàn dẹ̀ ti ń gbé wọ́ra ẹ̀ lọ́rùn ìtọ́lọ́run ọ̀rẹ́yàn náà ọlọ́run sì ti lóhun ọ̀làbọ̀ alọ́run àyàfi ti abalagbára ẹlẹ́ẹ̀kejì talimu níbi hadith yẹni pé at-taysir fil ibada wa at-tashil abqa lil amal ṣẹ́rí kí ẹ mọ́ sí ìbádà díẹ̀díẹ̀ kí ẹ mọ́ mú díẹ̀díẹ̀ ó mọ́ ń jẹ́ kí sẹ́sẹ́kù ju kí ẹ kàn mú lẹ́ẹ̀kan hó tí ẹ bá kó lẹ́ẹ̀kan ẹ̀kọ̀yìn ní láti ń bẹ̀ ó yà bèèrè kí ẹ mọ́ sí وابعد عن السام واقرب الى العدل او او تجي يو جي كي يان تو جينا سي السام يفون ران يلورن يجبنا او تو سمديدي فالمسلم لربه عليه حق ولنفسه عليه حق والاهل عليه حق والعدل اعطاء كل ذي حق حق وني اروني وني و iwo n bẹ lọ́wọ́n rẹ̀ fún ọlọ́ọ̀bá bẹ́ni abẹ́ẹ̀kọ́ a ní ìwọ̀ tí ẹ ká fùfíìlì tó wọ́tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ní ẹwú ní ìwọ̀ lọ́dọ̀lọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó tún ní ìwọ̀ lórí ẹ̀mí ara rẹ̀ àwọn ará ilé rẹ̀ níwọ̀ lórí rẹ̀ ẹ̀wọ̀n kan báyìí ìgbà mìíràn àdúgbò tún lè níwọ̀ lórí rẹ̀ gbogbo èyàn sà ní ìwọ̀ ìwọ̀ ìntẹ́sìn pè ní so because kó máa di kébíyà èyàn mọ̀ fi wallahu almusta'an kọ́lọ̀ kó síwá ló ń dédé níbi ìmọ̀ pẹ́ níbi ìmọ̀ pẹ́ àwọn ni because in reality àwọn hukuku pọ̀ gan tí ó ká mọ́ fulfill bọ̀ ayẹ́ kiri bú fulfill ló jẹ́ kí Ànábì ẹ̀kejì ó yẹ kó tún sàwọn nǹkan mìíràn òun pé hadith náà sí tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àríọ̀kọ́ òun pé fíkì wà ń bẹ̀ àwọn náà ní hùkúkù lórí ẹ̀ bíkọ́ sóní láti bá wọn náà bẹ́ẹ̀ ni ó tún kírun náà ó tún ṣẹlẹ̀ iná ìyàwó ń bẹ́ńlé o ọmọ ń bẹ́ńlé o wọ́n ní wọ́n níwà lórí rẹ̀ ìyá rẹ̀ ń bẹ́ńlú yìí ó wa ni pé èyí wà bí ó ṣe so that oníka èyí mọ̀ fún kulli dhi haqqin haqqahu pẹ̀lú àlàyé tó pọ̀ ìkẹ́ ẹ̀dàkẹ́ mẹ́ bínú ẹka tó fún ìjú báyìí lọ àmọ́ ẹ̀dàkùn eléyìn tó ń bẹ̀m̀bẹ̀ ni so ló jẹ́ pé èyí mọ́ bí ọlọ́ọ̀bá gan fún bárúkà níbi táìmì ẹ̀ tọ́lọ́n dákùn bá ń falùbáríkà sí táìmù so that láàrin táìmù díẹ̀ yẹn èyí ó lè mọ́ rí bí fulfill nǹkan tó pọ̀ Imam Nawawi rahimahullah wọn ò lò tó 40 years láyé wọ́n dẹ̀ sọ yeye àwọn ipé àwọn ọmọ ń tíjì kákàkiri wọ́n sọ àwọn bí dùrúsù náà mọ́ ń tíjì lọ mọ́sílásí bí lọ lè kí ó ń bí wọ́n lọ mẹ́ni lè kí náà lọ tó ti bẹ́ẹ̀ wọ́n kọ àwọn tírà tó pọ̀ kí n ṣe kéré láàrin pé wọ́n lójú bí 40 years lọ́wọ́ ṣẹ́rù sọ hey muslim ilé ìbáyé wọ́n dà eléyìí àwọn ọkọ̀ tírà ìgbó gbóṣègbò tó yẹn ilé tó wá kéré wọ́n tún rí bí parí wọ́n rí bí parí muslim yẹn wọ́n dẹ̀ ní àwọn mọ̀ mọ̀ sí ní mukhtasar fún àtàmáyẹsẹ̀ bẹ̀rẹ̀ ìgbàtí gẹ́gẹ́ ní kwalmọ̀ hazab gẹ́gẹ́ ní kwalmọ̀ jimọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ àwọn kútùbù kútùbù shafi'iyya bíkọ́ shafi'i il mazhab yau mú wòdẹ̀ lójú 40 years láyé ẹwọ bọ́lọ̀ sí falbarka sí ayé so tó ti pé wọ́n tún àwọn náà mọ́n so kódà wọ́n sọ́gbà pé àwọn lè mọ́n so for days so gbogbo nǹkan ló ní hack gbogbo nǹkan tó bá lára ọ̀dẹ̀ yà tí ẹmọ̀ kó ní hack ẹ̀dà kan ẹ jẹ́ ká mọ̀ fún wọn ní kí wá ní wájú tó fi mú ọ̀rọ̀ ìwà ó pé tó bá wá fi àwẹ̀ wọ́ra rẹ̀ lọ́rùn o lè má rí bí fún àwọn tó ẹkùn fún àkùnrin hakùn wọn wò ìwọ náà wà àwẹ̀ àkọ́kọ́ tó bá kọ́ bá láàkọ́ tó bá ti di bí ọwọ́ 6 o ti má fẹ́ dẹnu kọlẹ̀ o wá tún wá sọ́lá rẹ̀ wọ ọjọ́ kejì ó súnmọ́ <laughs> kó lè bá tètè gé ní agbára padà àwọn nǹkan wà tó ẹkù sáré lọ́sí láti sáré lọ́sí tún lọ́ra jẹ sàrí sódà oúnjẹ yóò tún sẹ́kù yóò tún gbé ọ for a time kí n sí pé Islam fẹ́ pàwá pé àní mo fẹ́ fi bí pa yín níṣẹ́ Islam kan fẹ́ jẹ́ kẹ́ ṣó pé moya mo ní ẹgbà rẹ̀ ó yẹ ìgbà kẹ́ ṣó yí pé àà Ọlọ́run ni a ṣe àṣe ni bẹ́ẹ̀ ni àríbẹ̀ ẹ̀kọ́ hádà hùwà kí n sí ká wá fi fún Ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ fún igun kẹrẹ wọ́n ni يدل الحديث على تحريم الوصال بالصيام اليوم واليومين wọ́n hadith ń tọ́ka lórí pé muharram ní kí ẹ ṣe wisol kí ẹ so àwẹ̀ papọ̀ ní ọjọ́ méjì àwẹ̀ ọjọ́ kan ní ọjọ́ méjì jawazu lil qadir alayhi la so wallahu almustaan eje kí ma kadir sha àwọn hadith wà tó ń tọ́ka lórí pé ẹ̀yàn lè ṣe so ulama sinu o lè má sínú tó ma bá lọ bẹ́ẹ̀ tí ó fi di kíni o sàárì ó wà jẹ sàárì ọyí báyìí àbí jẹ̀wázù padà wà fún ìyẹn tí ẹ̀ wọ́n ni wàtẹ́kùkù áúlá lè tẹ̀fúwí ti hì fàdílà ti because ó sọ ládáa kí yẹ tètè tún sínú ó tún sọ yìí náà inda ta haku pẹ̀lú gbogbo ṣe báyìí àbí wọ́n إذا ma ya ما يدرهم ويدعف قواه ó ní pé nínú intalimini bí hadithi pé ká máa ṣe wisol ó ní pé àánú tí ṣàṣàrí ọlọ́wọ́ bá ti ń ṣe òfin ọba ọ̀jọ̀gbọ́n ọba aláàánú tó ní fún al'umma yìí nígbà tó ṣe kíni ó rí pé kíni yóò fara ní ó wá ṣe kíni wá ní kamasi nínú ẹni alhikmatu wallahu ala. hikma kan bẹ́ẹ̀ bí ọlọ́nìkan في النهي عن الوصال هو ما يحصل به من الضعف والسامة أو السامة ونيكي weakness man ṣẹlẹ̀ lilemon lilemon kubara wal ajzi àti kagara anil muwadhabati ala kathirin min wadha'if at-ta'at ẹ̀yin ni le tempele mọ́ lórí àwọn ṣe eh igbo àti ma gbé àwọn ìwọ sí ètò bá ṣe wìsọ́l sí ẹni ẹgbó lè ka Kùránì lọ́sàwẹ̀ sí ó lè ṣe náfílà sí ó tẹ̀lé kíta rọ̀ wíga nǹkan pọ̀ tí ó nílé sí kò ní tó àwọn tó máa ń ṣe tó ṣe ni àwọn sì ní ó lè fi wìsọ́lù sí wọn wéwu wọn láwọn gba wìsọ́lù 40 days ẹ́ àmáwẹ̀ funfun ni tó mọ̀ jẹ ráìsì tí ò ni iyọ̀ náà wọ́n lè jẹ ráìsì wọ́n lè wọ́n lè jẹ̀ríké wọ́n lè jẹ gbogbo ẹ̀ wọ́n lè ẹ̀dàkùn sára tí mo wá ń gbà òdẹ̀ yìí èyàn lè jẹgbó egbò igbó funfun <laughs> so kókó funfun àti ṣúgà ó lè fi míkì náà sí ó gbanú rẹ̀ so ó sì máa gbàwẹ̀ so days ni so wọ́n ni pé wọ́n ni pé ṣìbáǹkì náà mọ́ ń ṣe ara and then wọ́n ní ká kọ́ sí àwọn kèfèrí náà nínú ẹni pé anna takalifa shari'iyata شرعت بقدر طاعة الإنسان فهي مقدرة عن رب الحكيم العليم شرعوا تكاليف شرعية àwọn takalif láwọn tí wọ́n lábọ̀ wá lọ́rùn nínú ṣẹ̀ríyà wọ́n mọ̀ọ́mọ̀ lábọ̀ wá lọ́rùn níbi tágbára wá mọ́ ní òkè Ọlọ́run bá nímọ̀ kó sọ pé ó yá ẹmọ̀ gbàrú 30 days tẹ́ẹ̀ níjọ ẹ̀yọ́ kò sí sí tẹ́ẹ̀sì àmọ́lọ́wọ́ bá ó mọ̀ mọ́ sí alákọ́dí pé ibi tagbara ìtí wọ́n ló dẹ́wà kó lẹ́ ẹwọ̀ wọ́n tàǹkì gan ló jẹ́ kí o nídì láti lékún ẹwà àwọn àti káàkiri aṣe ìṣẹ̀rí o nídì láti sí jù gbogbo ìjọsìn tán wọ́n fún wa tẹ́ bá ní kẹwọn tàfi ni ìkẹrẹ ok ẹwà hours tàà ní lójúmọ́ 24 hours ní tàbí kírun tó bá sí pọ̀pọ̀ hours ìwọ̀n tí ìrẹ̀ bá mọ́ normally kò ní tó wà náà lẹ́yìn tó bá fa wọ́n ni a fa súrú igun káàsì tó fa ọmọ fa ìṣá ìnagun lẹ́yìn méjì tó fagùn ó sì fagùn jù náà lè 15-20 minutes náà ni ìyókù 10 minutes kó ló 5 minutes ń bẹ mọ́gí mọ́nkiri tó gbàmí mọ́ngó náà nádẹ̀rọ̀ àmọ́ mọ́nkiri ni most cases almuhim ni pé ah, tó à ìrùn tàn kí náà fẹ́ ìdúwà náà wà lọ́nà 24 hours àwẹ̀ oṣù kan nínú oṣù méjìlá ní dẹ́dẹ́ ẹ́dàkùn kí ló tún wá kù mọ́ta tún wá káàkiri ọlọ́run fẹ́ in tí mo fẹ́nu la yukallifu Allahu nafsan illa wus'aha yóókù ẹ̀fíwá jíjẹ mímu ẹ̀tún fi wá agbára tẹ́tù fi sí àwọn àjọsìn mi ọlọ́run wá jẹ́ kó rọrùn fún wa so àmọ́ àmáwọn èèyàn àwọn èèyàn ní pọ́blẹ́mù kan àwọn ìfẹ́ rọrùn tí wọ́n gbà yọ́rọ̀ ó ti yí sí jù láyé a tún wá wọn iṣẹ́mì kún a tún ṣe wá mọ́ olódò kún wọ́n wá sáwí kún wọ́n wá kúgbọ̀rọ̀ kún ẹ́ wọ́n wá rídìrídì wọ́n sà wá wá wá wá wá wá títí tó padà wọ́n lọ́rùn ìwàlẹ̀ so wọ́n ni annal wisal min khasa'is an-nabi sallallahu alaihi wa sallam nínú tagbo ni bi hadisi ni pé en ko ni nda ka to wasi nínú khasa'is an-nabi an-nabi lè ṣe sallallahu wọ́n sì tó bẹ̀ kó ṣe kíni kó ṣe lè annahu alladhi yaqdiru alayhi because anabi lágbára lé lórí bila kulfatin wala mashaqqa anabi kò sí ní kulfa kódà kò ní ní anabi lára wala yalhaquhu fi hadha al-maqam wala yalhaquhu fi hadha al-maqam ahadun ẹni kakkan sí lè bá nabi sallallahu alaihi wasallam níbi dìbìrún kabai لأن له مناجاة واتصالا لا يصل إليهما غيره because anabi láwọn ka kọ̀kan tin de wa bá tí ò de wa bá ẹlòmí nínú ẹni pé anna guruba shamsi waqtun lil iftar wala yahsul bihi al iftar wala yahsul bihi al iftar ó ní pé ṣẹ́rí kí òun wọ̀ òun gangane waqtu al iftar wa illa lam lamma kana lil wisal ma'na idha aftara bi gurubi shams wa amma ma'na al hadith alladhi fi al bukhari wa muslim idha aqbala al lailu min hahuna na'am so in terms of being pe se ki time guru bu shamsi e on gangan ni time iftar on gangan ni iftar se wa yi o ko to so yi e mo ri awon lo da wa mo ah fa mi gba yi pe iftar ti se o sinu o sinu kini reason anebi ni kwe idha aqbala al-laylu min hauna min hauna وأدبر النهار من هاهنا وغربت الشمس فقد أفطر الصائم so bo àwọn fẹ́ ṣàlàyé fún an bí pé okay ah àṣẹ kò sí tin jẹ result monu torí àwọn afa gbọ́yé wí ó jẹun o ó jẹun o ó ti sínú <laughs> eh so tó bá continue ayo kò sí age result ni tumo kan ni àbí result ni tumo because ó jẹun o jẹun o tí magu bá ti clock hmm, ó ti sínú tí ẹnu tó <laughs> kò sí rìsọ́lù mọ́nù ẹwà wà láyé tí kọfẹ́sì fún wọ́n ni wọ́n yẹ̀ wárí hadithi idha aqbala al-laylu minahuna wa adbara an-nahari minahuna faqad aftara as-sa'im fa inna al ni wípé àṣepásíkò dẹ̀ wípé wájú yìí lọ́lọ́tọ̀ because anabi ti jaza al-wisal ila waqti as-sahur wa imalu dalilayn awla min ihmali ahadihima kò sí bá ife ṣe jamu abi kalu méjì kò sí bá ife ṣe jamu abi ká sọ pé itu e ni pé faqad aftara sa'im ay faqad dakhala waqtul iftar because tabagboye pé ó jẹun ó jẹun ó ti ṣe iftar nu a ṣe pé kò sí ìtumọ̀ pé ànẹ́bí àjáṣà bí ka ṣe resolve di time sahur èyí ó drop èyí ń jẹ wọ́n rẹ̀ sàgbà alẹ́lọ méjèèjì ó yà bí òye alẹ́gbọ́ méjèèjì eh eh ilé ìdẹ́ pọ̀ gan nínú masail fiqhiyya táà fọ́ wípé a no bá sí lélú àdífì pe ní pé ká gbọ́ yé báyìí ilé lọ n'inu in tó wà nínú ṣẹ̀ríà tí ṣẹ̀ríà Islam tó ti yàtọ̀ sáà ṣàrọ̀ yóò kúrò o ní pé a lè máa lo àwọn ẹ̀rí wọnú ara wọn tó ṣe pé yóò máa fit each each situation tí ò ní sí situation kan tí ò ní bá masala ẹ̀rọ tí yóò bá yà bá dé ẹ̀ wọ́n ni wọ́n fẹ́ mú wọ́n ni pé riwaya kan wá ń bẹ tí ń bẹnu Bukhari jẹ Ànábì ní pé faqadi halal iftar iftar ti wà halal báwọn so èyí ti jẹ́ ó kílẹ̀ pé faqadi aftar as-sa'im ay sara al-iftar lahu halalan ba'da ma kana lahu haraman iftar ti di halal lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ jẹ́ haram walau kana al-murad bi annahu aftara fi'lan lamma sara ma'nan lil-istihbab ta'jil al-fitr ehe ni wájú ni pé tábálẹ̀ ni ẹ ti sínú already then kò sí ìtùmọ̀ ní pé tààjí ó ti ẹmà ìyàrí kí ẹ tètè sínú òun ló ládá mustahabu ni ó ti sínú àjẹ̀tí ń dóde kápẹ̀ 7:30 ati ti ìtìjọ ní ládá ipọ́n ti tètè sínú anífò sí ìtumọ̀ ẹgbẹ́ kẹ́yìn tètè ìsàlápá tètè láti lọ sínú ìdán a ní láti gbọ́ àdífì ẹyẹ báyìí a fi gbọ́ra wọn yìí ọkọ̀ tí after all gbọ́gbàtí láti wá rí lábdù mi nínú Bukhari tẹ̀ ipé hìlù ni ipé ó ti wá dé àhàlà nígbà yìí tí wọ́n ní pé ogbó ẹmọ̀pá sóhun tí ó sóhun tí wọ́ ẹ̀mí ní ọkọ̀ sínú mẹ́sà gbà ládá tèmi ẹyẹ báyìí àrí bọ̀tá kí bóyá títẹ̀mẹ́ bá ti wọlé automatically by default ó ti sínú then kò sí ìtumọ̀ fún pé káwọn yẹ́ tètè máa sínú má ó yà bí ẹ̀hẹ́n so now wọ́n ni lamma sọ́rọ̀ malan listihbabi tajil al-fitr wa karahiyat al-wisal a jẹ́ kò tó wá ní ìsìtùmọ̀ pé mọ̀kúrú rí kẹ́ mọ́ṣe bisol mọ́ bẹ́rẹ̀ àbí ọkọ̀ because ó ti sínú already ó yí báyà bí but wọ́n ni wọ́n mọ̀kúrú rí tí wọ́n ni kínan ní ń gbé kódà kò tamru mẹ́ta àbí kí ní ka mẹ́ta àbí tánàbí ọba rí kí ní ó sì sáàmú mi musa fẹ́ kéte sínú náà ẹ̀hẹ́ wá kí Maghrib kò ẹ̀sẹ̀ wá jẹun ní ẹ̀yìn ìsinú báyìí naam wọ́n nínú ẹni pé yadullu alhadith ala anna ma thabata fi haqqi nabi sallallahu alaihi wasallam fa huwa thabitun fi haqqi ummatihi illa ma khassahu ad-dalil al-adha wal asl in tó bá ti rinlẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ó rinlẹ̀ fáwà náà àyàfẹ́ yí tẹ́rì bá mú wá ipé èyàn ò sí bẹ́ yí ṣe pé pìlẹ̀ ní pé ọ̀sọ́ ìṣò ni àìsà àmọ́ wẹ́rì tí ó sọ di tiwa ìpìlẹ̀ ní pé ti gbogbo wa ni àmọ́ wẹ́rì tí ó kọ́sọ̀ rẹ̀ fán nabi Muhammad sallallahu alaihi wasallam wa wajhuhu min al-hadith qawlu sahaba wájú rẹ̀ dẹ̀ níbi ọ̀rọ̀ àwọn sahaba da ah, fa innaka tuwasil ba ó yẹ ká mọ̀ wa nabi ni wa nabi sì máa ń ó yí báyìí àbí ha annabi wa náà wọ́n pé rẹ̀ mashi annalin nabi sallallahu alaihi wasallam khasa'is laysat li ummatihi a ti gbọ́ níbi àjíjì nọba 12 ní pé annabi ní àwọn khasa'is kan tí ó sí fún al'umma yìí wa qad sannafa fiha al-ulama kutuban àwọn àfá ti pọ̀ tíra tó pọ̀ lórí rẹ̀ àwòsáwòrà èyí tí fi ń fẹ́ jù ń ni al-khasa'is al-kubra lis-Suyuti al ti ṣe imam as-Suyuti kí wọ́n ni àwọn ní khilafu ulama ẹgbẹ́ sagbọn àwọn khilafat wọ́n ni ikhtalafa ulama fi ta'am wa sharab al-madhkurin fi al-hadith ala qawlin oúnjẹ àti omi tí annabi ma ń jẹ àtànabi ma mú fa inni ut'amu wa usqa fa inni abitu yuskini wa yut'imuni rabbi tamassukan bi labdil hadith àwọn kan ní oúnjẹ náà ni oúnjẹ jíjẹ àti mímú ni àwọn mú rọ́yìnrọ̀ hadith yẹn tí wọn àfáàní ẹ̀kejì ni wípé annahu ma yufidu ala qalbihi min ladhidil munajati wal ma'arif àwọn tí ọlọ́ọ̀bá máa ń fi sọ́kàn kó mọ̀ mọ̀ sí pé ilé báyìí ilé báyìí ilé báyìí fa inna fa inna tawaruda hadhihi al-ma'ani al-jalila ala al taam sharab because irú àwọn ìtum àwọn in tó dá yìí kí ẹ mọ̀ bọ́lọ̀ bá sọ̀rọ̀ kó mọ̀ wọnú ọkàn yà aláì yóò keep yẹn busy kò ní bí ọjà tí kò sí tí mọ́ ń dú ẹ tí kò sí bí tí ẹ ti mọ́ ń rí adùn tí mọ́ ń dú adùn tọ́ àmà ti tójú gbé kíyàn ní connection pẹ̀lú Ọlọ́run Ọba yìí tí yàn bá mójútó ìbádà yàn padà mọ́ndé lẹ́bùkan níbi ìbádà tí yóò mọ̀ dàbígbà tí yàn bá ń bá Ọlọ́run Ọba sọ́rọ̀ yóò mọ̀ feel presence Allah subhanahu wa ta'ala tushiru bi hadrati Allah azza wa jalla yóò mọ̀ feel gbà tí mo bá wà ọjọ́ tó láti bá ń kírù gbà bí pé wájú Ọlọ́run kẹfẹ́ wọn báyìí nígbà tó bá ń wọ́ Ọlọ́run báyìí òun ni ala marati bil أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه ويبان يعني so ele nko ẹ wá wo èyàn tí tó ń rí ìgbádùn yìí kódà kó má wo njeje ẹ wo àwọn àfáà tán má wo èyàn pẹ̀lú pé wọ́n mójú tó yìí magan wọ́n yin wọ́n ma ń gbà pa fẹ́ jẹun ladatu ta'am ladatu sharab ladatu ladatu jimaa oyin sábà rántí ní mí ò fẹ́ yàwó kò ní rántí àwọn fọ́ yìí oníkanú àwọn àfàtọ́ wá fẹ́ jẹ yóò kàdá bẹ́ẹ̀dì sóbi yóò kàgbé ah, wọ́n dákùn jẹ yígbó sí táìmù mínú kódà àfáwọn àti ọmọ kọ̀mplẹ̀ pé táìmù jẹ yìí ó pé àwọn ilẹ̀ ìka àmọ́ jẹun ìdí ní kó máa ń gbásùkò àwọn jù tó tó bá ti jẹun báyìí bí abí fẹ́mi tó fi jẹun báyìí ó yẹ kó ti kàbí abí péjì tẹ́ nínú iṣẹ́ bí wọ́n ṣe bá sùn kan lọ́wọ́ ní ọgbọ́n ti kàkiri pa á ètò sáré tó jẹun sáàjá sáré jẹjẹjẹ so wọ́n ti ní nǹkan tó ń kípọ̀ bízì kò níbi látàá àtàm àwọmọ̀tún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n ni fàyẹ̀ stagni alhuma so ànẹ́bí wa ní stigna kò nínú irú rẹ̀ walau kana ta'amal hissiyan lamma kana muwasila bọ̀ ẹ̀rì pẹ́lẹ̀ kejì ni tó bá jẹ́ láwọ́kọ́ ni kìí ṣe ìṣọ́lù láti jẹun rẹ́dì walam yakun sallallahu alaihi ka hayi lastu so bọ̀ ẹgbẹ́ kí lastu ka lastu ka haye atikum ẹni oyin ṣe bí tí ọyíbá yà bí wà hádà arjahul qawlayn wà qad basata al-qawl fihi ibn al-qayyim fi zadil ma'ad ibn al-qayyim fẹ́ ọ̀rọ̀ yẹn lójú gan ní bí zadu al-ma'ad wà ikhtalafu fi hukm al-wisal ala thalathat aqwal hukm al-wisal àwọn afọ́ akúnsọ́ ọ̀nà mẹ́ta àwọn kan ní haramu ni àwọn kan ní makruhu ni àwọn kan ní pé jaizu ni ma al-qudra àkọ́kọ́ wọ́n ní àrámù ní ọgbọ̀dọ̀ sí àmì ah, ní mọ́kòwò ní tó bá sí ọ̀lẹ́sẹ̀ àmú ní ládá tí bí mọ́kòwò náà ni àbí mọ́kòwò ìsìlá àti wá ní o mọ́kòwò lọ́dọ̀ àwọn sálàf haram náà bẹ̀bẹ̀ but eh, inda al-mutaakhirin mọ́kòwò ma eh, yusabu afa ma yusabu tariku èyàn tó bá fi lé òní ládá ìwọ tó wàlá yóò akọ́bú ọ̀wàlá yẹ̀ stẹ̀sí kò lè kọ́ bá àmìyàn tó bá ń ṣe kò ní díyà náà kò ní lẹ́tọ̀ sí ẹ̀dọ́n ní mọ̀kúrúhùn náà so àwọn kan ní pé já ìzù ni ó wà pàmísìbù kí yẹn ṣe máàlì kúdọ̀rọ̀ tó bá ti ní agbára rẹ̀ ọ̀rọ̀ mẹ́ta táwọn afá sọ fadhahaba ila jawazi abdullahi bin zubair wa ba'd as-salaf ومنهم عبد الرحمن بن أبي ليلى وإبراهيم النخعي وابو الجوزاء àwọn afáta àdákọ̀ yí ń kọ́ Abdullah bin Zubair àwọn àti Abdurrahman bin Abi Layla Ibrahim al-Nakhai àti Abu al-Jawza àwọn lọ sí bí pé ó tọ́kíyàn síbẹ̀ wa dhahaba ila tahrimihi al-a'immatu thalatha àwọn àyíma mẹ́ta àwọn gbà pé kọlọ Abu Hanifa Malik wa Shafi'i wa dhahaba so àwọn gbà kí àrámù ní ọgbọ̀dọ̀ sí wa dhahaba li Imam Ahmad ila tafsil fi dhalik Imam Ahmad nínú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ ìta àmàtà gbajúmọ̀ níbi fiqh àwọn abu Imam Ahmad wá gbà yí pé tafsilu ń bẹ́m̀bẹ̀ fa huwa ja'izun ila sahar tó bá jẹ́ kí sáàrì ló fẹ́ sí dà ní ó wà pàmí síbù ma annal aula tẹ́mkòho tó ń ti wípé èyí tó wà aula èyí tó wà áúlá ní kí yàn fílẹ̀ kí yàn má ṣe wà makruhu wà makruhu aktharu min yawmi wa layla ó sì jẹ́ makruhu tó bá ti di ọjọ́ kan àtòrò kan lọ́wọ́ tafsiru tí Imam Ahmad ṣe nìyẹn istadalla al-mujizuna bi annahu sallallahu alaihi wasallam wasala bi ashabihi yawmi àwọn tán ní kó pa wà fẹ́ sí <laughs> fún wọn bí mọ́ sí máa àwọn òdàkù sí wàlá <laughs> ẹjá lọ́jọ́ méjì láti ẹbá gbéyàn lọ́jọ́ méjì wẹ́ ẹ̀nzó ọyẹ́ báyìí àbí àwọn ní pé lọ ẹ̀yìn tó kàlù àdẹ́bìsà sí lọ pẹ̀lú ọlọ́jọ́ méjì àbí wọ́n ní jàwázì ní fàhúwà tẹkìrìrùn láhùn àdì àti ànábì fi kọ̀wọ́rọ̀ wọn ni fàìdá lámbírí dìl mọ̀wásìl àtàṣọ́bù bí alìl kìtàb wà alìl bídà èyí tó bá ṣe mọ̀wásìl wàlá rọ́gbà àni súnnà fi tààdìlì fìtò kìí ṣe kó wá fẹ́ fi sáfún súnnà káyẹ̀tì sínú lam yumna min al-wisal wọ́n ní kò rí ó lè sí bisol ẹ̀rí àwọn mujizun ẹ̀rí oníkálùkù ni àwọn tán ní jaiz tí búkà ìdí sọ intason yẹ àdébísà sí lọ́jọ́ méjì wastadalla al-muharrimun àwọn tán lára mú ni àwọn ni bí anna náyà yaqtadi at-tahrim eh wọ́n ni pé annáyù yaqtadi àtàrí because wọn àbí ẹgbẹ́ náà rasulullah sallallahu alaihi wasallam anil wisal anabi náà ni amma muwasalatu bi ashabi ah okay ẹ̀fọn wọ́n ni láti wá ṣàlàyé fún wa nítorí ẹ̀rí kàti délé rẹ̀ ẹgbẹ̀ ṣàlàyé rí fún wa wọ́n lánàbí sí lọ́jọ́ méjì pẹ̀lú àwọn sàhábà tó bá jẹ́ haramu sálẹ̀bí ṣe pẹ̀lú sàhábà wájú yẹn ni o wájú táwọn fẹ́ mú ní àwọn mùjìzún ni o àwọn muhabbimun falamex di tekrir anábí ò sí fún wọn láti lè fi ṣe tekrir wa inna ma qasada tankil anábí fi ṣe tankil ni nínú kalimunakil a kama huwa fi ba'di alfad alhadith kódà lábílé ṣe bẹ́ ìyíta kàbí náà ni wọ́n ni kódà falamma abawu ayantahu bàtí wọ́n ni anábí ah, afẹ́sẹ̀ bisọ́lù afẹ́sẹ̀ bisọ́lù afẹ́sẹ̀ bisọ́lù wa sala bihim yawman súnmọ̀ yàwó mẹ́ni ànábíkà ṣe ìṣọ́lù ọjọ́ méjì àgbàyípo fún wọn mọ́ ṣe rí ìlàlì náà fàkọ́l láwọ́ta akọrọ̀ ìlàl lazidtukun ọlọ́ba wọn sí bí wọ́n ṣe rí ìlàlì náà tọ́ ọjọ́ kejì lọ́dún ànábíkà kí bí à lọ rí ìlàlì ní ọjọ́ mẹ́tàlá lọ́wọ́ ẹwù à ń ṣe ìṣọ́lù lọ́nu tàbá lọ rí ìlà ànábíkà wọ́n ní pé wọ́n ṣe kalimunekili kal munakkilahu bí ẹ̀ tó ń bí pé à ọlọ́run sí yọyín tí bá ń ṣe pé kíní ni so ẹgbẹ́ kò yọ́kùn níbi so o lè fi elé se jawaz o lè fi ṣe jawaz o lè nítorí kal munakkil alẹ́bí fi ṣe tẹ̀kílì wọn now والتفصيل الذي ذهب إليه أحمد وبعد السلام أوكي إذا كاو إن جواني باش ليش تفصيل أوكي المهم يبقى نبي ساعة سيابي بلوا وانا صحابة نجا ميجي سوني باش ليش تفصيل لاري wọ́n ní tẹ̀fṣílù ní pé léyìí tí Imam Ahmad àtàwọn apá kan náà sọ́lá bí sọ wọ́n ní pé Ibn Qayyim sọ pàrẹ innahu adalul aqwal wọ́n ní ohun gangan ní fi ń dódédé jù lima fil Bukhari min hadithi Abi Sa'id because hadithi kan tó wọ́n bẹnu Sahih Bukhari hadith Abu Sa'id so kí ẹ máa ní pé jawaz mutlakon kí ẹ máa ní pé haram mutlakon but ohun tefsiru láti kí ni hadith yẹn la tuwasilu wa ayyukum arada an yuwasila ẹ má ṣe bisolu ó dá èyàn tó bá fẹ́ ṣe ẹgbọ́n ṣe tefsiru bá èyàn tó bá ṣe kí ni tó bá fẹ́ ṣe o ila sahab ó dá ẹsẹ́ di sàárì ó ní tẹ̀sí tí Muhammad sọ igbe tọ̀ èyàn lè sí wọ sàárì bọ̀ àwọn ní pé tọ̀ ìtìwẹ̀ ní pé tó bá kọjá sàárì ó ti di haram ma ó ti di haram báyìí èyàn lè ṣe so inshallah so barakallahu fikum wa jazakumullahu khairan so wá mú àdíkì ó ń bọ̀ wá inshallah